الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين إليتي أكتي أبي يولي إن شاء الله هناني العمل بالقرآن والحديث إما سيشتو إن كانت الله سبحانه وتعالى ثم بصر من القرآن gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀rọ̀ tí Ànábì sallallahu alaihi wa alihi wa sallam tí wọ́n bára sọ níbi àwọn ahadith wọn so nínú kẹ tí àwa mùsùlùmí tí adẹ́gbọ́dọ̀mà o ní pé Ọlọ́run ọba sọ Kùránì kalẹ̀ fún wa láti lè jẹ́ ìwé ìmọ̀nà léyìí tó ṣe pé tí a bá ti ń ka a ma rí àlàyé lórí àwọn nǹkan tí ó tọ́ àtàwọn nǹkan tí ó tọ́ àwọn tó yẹ ká ṣe àti àwọn tí kò yẹ kí a ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀rọ̀ anẹ́bíwa Muhammad sallallahu alaihi wa alihi wasallam una ọkọ̀ tí na wà àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí àwọn nǹkan tí àti àwọn nǹkan tí ka tagudọ̀ máa mú ìmọ̀ náà ka gẹ́gẹ́ náà àwọn anẹ́bí sallallahu alaihi wasallam ta so ẹ̀dà kò jẹ́ ká mú bẹ́ẹ̀ ló jẹ́ pé kò yẹ kí èyẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn kẹ tí annabiwa muhammad sallallahu alaihi wasallam tí wọ́n sọ ilé ni a lè fi tó ìgbésí ayé wa a lè fi tó ayé tí ó fi ní ojútu àkọ́ ní pé limadha anzalallahu al-qur'an kí ni tí ọlọ́ọ̀bá fi sọ qur'an kalẹ̀ gan anzalallahu ta'ala al ma ń sọ wípé ittabi'u ma ẹwù kaba ittabi'u ma unzila ilaykum min rabbikum ẹ tẹ̀lé tí wọ́n sọ kalẹ̀ fún yín láti ọ̀dọ̀ Ọlọ́run ọba yín ẹwù kaba yìí ẹ tẹ̀lé tí wọ́n sọ kalẹ̀ fún yín láti ọ̀dọ̀ Ọlọ́run ọba yín so ni gẹ́bẹ̀ náà nẹ́bí sọ sallọ́sọ́ pé ikọ̀ olùkùránà ẹka kùránì yìí

so Ànábì sallallahu alaihi wasallam pé ẹ máa ka Qur'an ẹ máa ṣiṣẹ́ tọ̀ ẹ máa jẹun pẹ̀lú rẹ̀ so ló jẹ́ pé Qur'an gẹ́ bí àwọn olùmọ̀sí máa ń ṣàlàyé gbogbogbà náà ni wípé kèkè ń ṣe ìwé tó ṣe pé gẹ́gẹ́ bá àwọn yẹn ṣe píṣọ̀ ni ó máa rántí rẹ̀ ẹlòmíwà kò má kò tí ẹ̀ mẹ́ni ti ń kànú Kùránì tí ẹ̀ àmúgbà tó máa rántí pé Kùránì kan wà wọn nígbà tó bá ti rẹ̀ pà ah, láti bá ń pa aláàfáwàá ẹbá ń pa aláfàwà ó náà kí business fẹ́ lọ dáadáa má ẹbá wa sa yàsí 40 sí tó bá tí wá sa yàsí 40 business wà mọ̀ lọ báwọn ni ẹbá sa ìsáwákà ìsáwówó wọ́n tún wá fún àyà kòránì ní orúkọ ìsáwákà ìsáwówó kìní kan tàbátí àdá látàrúdú ta ló fún àwọn àyà kòránì ìlókọ tẹ́sì bẹ̀rọ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala àfá ẹ ma ń fẹ́rẹ̀ dùn kama kí ó gẹ mọ́ dùn dùn dùn nítorí wọ́n pàlá akíni ma ń jí àwọn èèyàn ẹ́ẹ̀ tí wọ́n yẹ kan wà ní kùránì tí yẹn bá ti sáà yóò mọ̀ lówó irọ́ ni kò sí àyàkà tó sáà ní kùránì tó lówó kan tẹ́rẹ lásán kò sí àyàkà kan nínú kùránì tó sáà tó fi lówó in tọ́lọ sọ kùránì kalẹ̀ fún wípé kó rí gẹ́gẹ́ ti ka ti nabi eléyìí tí mo fẹ́ máa ṣe yìí à ah, haram lọ́rọ̀ ń pè ní Qur'an haram lọ́rọ̀ bá pè èmi ò sí lè tèmi ẹ̀hẹ́ eléyìí ni halala bí ẹjá máa ṣe yìí jẹ ok èmi tí mo ń ta nǹkan bí tó ní ṣe pẹ̀lú wíwọ̀n Islam ti ní a má tí tó sun wọn wailun wọn ìwọ tó ní ká máa sáyà sínú kò nínú ṣọ́ọ̀bù ẹ̀ báyìí o ń jà bó sùn wọ́pá níwọ̀ tó ní ká máa bọ́ sáyà sínú ṣọ́ọ̀bù rẹ̀ tó o máa dúró sùn tó ti àwọn èyí tó ń gẹ́gẹ́gẹ́ kún bẹ́ẹ̀ lójoojúmọ́ in tó ẹkọ́ dìkó kún òun bó ṣe ń sẹ́sẹ́ tó ń sẹ́ kún bẹ́ẹ̀ lójoojúmọ́ tó ń sẹ́ nígbà wípé ó tutù sálẹ̀ ah nítorí tẹ́ni ní ṣe ni pé èyí tó ìsàlẹ̀ ti bàjẹ́ ó ti tutù nísàlẹ̀ tó bá dẹ̀ tutù kò sí èlò mọ́ wọ́n wá dájú gbẹ̀lẹ̀ ah kí lélé yìí àti ìpínlẹ̀ tó fi ṣe bẹ́ẹ̀ ah, mọ́ falisa minna èyàn tó bá tàn wá tó ń dìsíbwa kò sí lára wa tẹba lọ sọ́jà ní ìsinmi ayé in tẹ́lómi fi tajà tó fi kọ́lé tó fi ra mọ́tò tó fi ní gbogbo tó ní wàláì ẹ̀ta ní jíṣù ní ìtànyà lásán ní ìwọ̀ ilé wà ní kọmọ bọ́ọ̀sá kùránì sọ́bù rẹ̀ só tẹ̀lé kùránì ní kùránì yìí sí ìwé tó ma ń sà ìwé tí yẹn ma ń kà ní tí yẹn ma ń wa tán láwùjọ ẹ́ because ṣe rí àìmọ̀kan tí wà yẹn òun làwọn fi ń jẹun lẹ́bìí kan mọ́ ní problem pẹ̀lú àwọn tó bá mọ́ ń ṣàlàyé súnnà fáwọn èèyàn wọ́n mọ́ ní problem gan láwọn àfá yìí wọ́n mọ́ ní problem gan tàbá pé bí àkan náà ọmọ ọ̀dọ́ láwùjọ kódà kó jọ́dọ̀ tí ń fagbó tí ń mu títẹ́lẹ̀ tí ń ṣe wèrè káàkiri àdúgbò tó bá bẹ̀rẹ̀ sí ni mọ́ tí ń jù fẹ́ mọ́ ṣe súnnà díẹ̀ díẹ̀ báyìí àwọn ọgbà àfá inú kọ̀kọ́ bẹ̀rẹ̀ sí ni mọ́ gbógun tó wọ́n tí lè pé eh, ọmọ yìí tó bá tó jù rẹ bá lè là sọ́rọ̀ kéwú sọ́rọ̀ ọmọ tó jù rẹ bá lè là yóò mà sí ìwà o kòkó bí i gbọ́dọ̀ fọ́ tó pè wọn kẹ́yìn wà lóló dókẹ kú rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ báyìí dúkẹ́ wá nímọ̀ lọ tó tẹ́bá so àwọn pọ́ntì ẹjẹ́ ká máa ṣe kíni ká máa gẹ́tẹ̀ dáadáa ìwọ náà stọ́dì kùránì ni ìwọ náà kẹ́kọ̀ọ́ nípa kùránì àti àwọn àhàdìtà Nabi sallallahu alaihi wasallam ó wà rí pé wà láì ó ti miss láti jọ yíò so ma hukmul amalu bil hadithi sahih kí ni ìdájọ́ ìmá ṣẹ́rí ìmọ̀lú àwọn àhàdìdì yóò dandan ni lọ́lọ́bìn sọ pé wà máa àtàkùnmọ̀ rasulu fàhùzóhù ṣẹ́rí tánàbí bá ti fún yín sallallahu alaihi wasallam ẹmú ẹgbìdọ̀mọ́lú wà máa nahakum anhu fantahu in tánàbí bá ti kọ̀ so ìtúpẹ̀ ní wípé àwọn ọ̀rọ̀ ànẹ́bí ò dandan ẹlùmíwà mọ̀ tó pé akọ̀kọ̀lọ̀ olù kùránì ní tàbá ti wá rí àwọn lọ sẹ́sẹ̀ lọ́wọ́ ní àdífì rárá ohun ṣẹ́rí àti kùrán àti hadith déédé ni wọ́n fi lè ti jáàj níbi ìmá ṣẹ́rí mo fẹ́ mú evidence wá haida kí rí ní kùrán àbí hadith kùrán kó ni wọ́n níbi ìmá ṣẹ́rí ló jẹ́ kí supporting bí supporter ni ara o àti kùrán àti hadith déédé ni wọ́n àníbi ti sọ ọ̀rọ̀ tó pọ̀ anẹ́bì ni pé ọlọ́ ipé innama unzila ilayya al-kitab wa mithluhu ma'a aw kama qala sallallahu alaihi wasallam wọ́n ti sọ Kùránì kalẹ̀ fún mi àti irú Kùránì tí ń jẹ́ hadith annabi sallallahu alaihi wasallam so nítorí ṣẹ́rí ìdí tó dẹ̀ jẹ́ dédé ni wípé anẹ́bí ò sọ̀rọ̀ pẹ̀lú fẹ́nu sallallahu alaihi wasallam èyí tẹ́ bá ti náà anẹ́bí sallallahu alaihi wasallam anẹ́bí sọ látara wáhayé wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha ànábì ń sọ̀rọ̀ pẹ̀lú fẹ́ ní bí bá kí ṣe wáyí tí ó wá sọ́dọ̀ mi bàtà ànábì ń sọ fún amr bin al-as ànábì ni pé òun mọ́ ń kọ́ bàtí wà ànábì bá sọ́rọ̀ ànábì ni mọ́ kọ́ ó ní fìlọ̀ gọ́dọ̀ bí wà búrédọ́ sí nígbàtí ní bá ń bíọ́ àgbàtí ní rẹ bá yọ́nà ànábì ni mọ́ kọ́ gbogbo ẹ̀ fa inni la aqulu illa haqqan ìdí ni wípé ìgbàtí ní bí mi ni ìgbàtí ní òbí mi ni ọkọ̀ tó bá ti lè jáde lẹ́nu mi ànábì o sallallahu alaihi wasallam òdodo ni ó lè kọ́ kò ẹ̀ ṣe bẹ́yìn àbí so àwọn aráwẹ̀ láwùjọ wa wọ́n a máa fẹnu tẹ́m̀bẹ̀lú àwọn àhàdìsì Ànábì àdìsì wo ló wá káàkiri àdìsì wo ibi táwọn èèyàn bá dé dìtò àìmọ̀kan wọn àti ìfẹ́sù àwọn èèyàn náà wọn wọ́n a máa kẹ́mù pé àdìsì wo àdìsì ó ti pé àwọn èbó náà kọ́ US láti kọ́ àdìsì yẹn bá mo ti gbáyẹ̀ tán sọ gidada US náà ti kọ́ àwọn èbó náà kọ́ àdìsì kílọ̀ kílọ̀ tàwẹ́ wọ́n gẹ́lẹ̀ kọ́ àdìsì jẹ́ bó ṣe wáyé down the wọ́n gan olè pàdísì tí ẹnà àwọn èèyàn ibi tí wọ́n sàfẹ́ bá ẹ̀sìn jẹ́dé wọ́n wá ń wò pé àwọn sọ̀hábà ridwanullahi alayhim àwọn sọ̀hábà àwọn ni wọ́n kó àwọn ọ̀rọ̀ alátọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam wọ́n wá ń fẹnu tẹ́mbẹ̀lú àwọn sọ̀hábà ẹwà wọn tó mọ́ ń bú àwọn sọ̀hábà Abu Hurairah radiyallahu anhu Abu Hurairah wo gíní Abu Hurairah pé kan parọ́mà Nábì ni kí ẹ mọ́ sọ pé Sahaba ń parọ́mà Nábì sallallahu alaihi wasallam kí ẹ̀mọ́ buwẹ́nu àtẹ́lù àwọn sàhábà tàbí sọ wípé ìdádúkẹrọ àṣàhábì síkù tó bá ti jákan sàhábì mi àmsíkù ẹkọ́ra dúó ẹgbẹ̀rẹ̀ sọ́rọ̀ kódà nínú tó jẹ́ wọn believe títí súnna oní wípé wà na kúfà àmà ṣájarọ́ bẹ́ẹ̀nà sàhábà àwọn èkí ń sọ̀rọ̀ tó bá ṣe láàrin àwọn sàhábì ànẹ́bí o bal àmọ́ kóra dúó níbi ìmọ̀ fẹ́nu tẹ́mbẹ̀lú àwọn sàhábì ànẹ́bí ni sallallahu eh, ridwanullahi alaihim ajma'in ẹjẹ́ ká mọ́ kíní ìkanu wọ́n sọ ó ní Abu Sa'id al-Khudri sàábé ní Abu Sa'id al-Khudri ó ní èyàn ó tutù ó kí mọ́ sọ pé sàábé ànábì tutù ó rọmí àpò subhanallah ìkanu wọ́n tún sọ ó ń sọ wípé ó ní ó ní sàábé kan sàábé yóò nílàákàí rárá kò nílàákàí kò nílàákàí rárá ó gọ̀gẹ́ kí ẹ̀mọ́ fẹnu tẹ́m̀bìlà sàábé ànábì ṣẹ́rin tẹ́mọ́ sí ní pé wọ́n rí pé àwọn sàhábà ní alárinà àwọn àtànẹ́bì sallallahu alaihi wasallam àwọn ìdínà jùkú tí ànẹ́bì wọ́n kọ́ ìkọlára lọ́dọ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam wọ́n mọ̀ tán nẹ́bì sọ sallallahu alaihi wasallam wọ́n rí pé tàbá fẹ́ gé àwọn èèyàn kó níbi tán nẹ́bì sọ o àyàfi ká gé wọn kó lọ́dọ̀ àwọn sàhábà rìbọ́nù fi gíbi kọ́tù wọn lọ́dọ̀ àwọn sàhábà kọ́tù wọn so ló jẹ́ pé wọ́n kí àwọn kẹ́ ní kùránì yóò tẹ́bá ẹ̀bá ti gbọ́ kí ní ẹ̀rí kùránì yóò nìna ń pè wọn wọ́n wà káàkiri ṣẹ́gbẹ̀rún kùránì yìí ni yìí tàà mọ́ sọ ní wípé kùránì nìkan làwá ń lò tẹbá rẹ̀ tó bá ní kùránì nìkan ló lò kìí ṣe mùsùlùmí kèfèrí ni ó lè lò kùránì nìkan ló jẹ́ kọ́rì nìkan bá dé bí pé oyin kí mo ti máa gbẹ̀yẹ̀ báyẹ̀ rí kó dẹ̀ nìkan ti sẹ́ndì kùránì so because wọ́n ti reject nǹkan ahadi ìwọ́dẹ̀ ní ìkò sí pé fẹ́ kí bí reject hadith ó gbìdọ̀ ló hadith ṣe rí nǹkan ara kílà wáyé hadith lónù tó fi kíhùn àti hadith anábì lónù tó fi kíhùn because o lè rí nínú Qur'an ibi tọ́lọ̀ ti sọ wípé zúrí o rákà mẹ́rin ni mú wá ní Qur'an kó wá gba 1 million ibi tọ́lọ̀ ti ní pé zúrù rákà ni asiri Raka mẹ́rin ni magrib rákà mẹ́ta ni ìṣà ọ̀rọ̀ká mẹ́rin ni ṣubúhì ìrákà méjì ni mú wánú kùránì ò lérí gbólótìrí wọ́n lérí nínú àwọn àhàdí láti rí àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ ọlọ́kan sọ kùránì wà àkímù sọ́lá wà áàtù zaka zaka gan iye òdíwọ̀n tó yọ ìgbàwó ní yọ yọ gbogbo inú àwọn rí ẹgbàwẹ̀ kútìbà alékùn yá ayyọ̀ alẹ́dínà amanu kútìbà alékùn siyam kama kútìbà alẹ́dínà min kọbílikùn la'allakum tattakun àwọn details nípa àwọn àwẹ̀ àwọn tó wà nínú àwẹ̀ ẹ̀ kí náà pé àwọn details ẹ̀kún rẹ́rẹ́ gbogbo àwọn ìkẹ̀ká àwọn gbogbo tawaf bọ́ọ̀lọ̀ sọ̀rọ̀ kẹ́mì òjèlé ọkà ṣe tawaf àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ọ̀rọ̀ anẹ́bì ò sí yọ kó níbi Qur'an àwọn mọ́ ń tẹ̀lé Qur'an àti sunna ló jẹ́ pé tó bá ní kò ń tẹ̀lé Qur'an lásán ẹ́ o kàn sí rẹ lásán ni o sì ń tara rẹ ni kò pọ́síbù o lè tẹ̀lé Qur'an lásán àkò tẹ̀lé ọ̀rọ̀ anẹ́bì sallallahu alaihi wasallam kódà O, fẹ́ okọ̀ O, mọ̀ tẹ̀lé ọ̀rọ̀ anẹ́bì sallallahu alaihi wasallam so ẹmọ̀ wo lànàbì fi ń sọ sallallahu alaihi wípé alíkùn bi sunnati wa sunnati al-khulafa'ir rashidin al na min ba'di ànábì ló dọwọ́ yíò pẹ̀lú súnnà mi ànábì sallallahu alaihi wasallam àti súnnà àwọn khulafa'ir rashidin al-mahdiyyin ànábì ò sọ pé bí kẹ́ di kùrán nìkan àti súnnà ànábì náà sallallahu alaihi so hal nastagni bil qur'an an al hadith ǹjẹ́ ó tọ́ka ní pé kòránì ní kàlá ọmọ tẹ̀lé ní tẹ̀lé àdífú lánà stẹ́gbìnì ìbìlù kòránà ní hadith ah tó bẹ̀ ká sọ bẹ́ ẹ̀rí rẹ̀ dẹ̀ni wípé ọlọ́ni wà anzalna ilayka dhikra ọlọ́bàlá sọ ìrántí kalẹ̀ fún wa nabi litubayyina linnasi ma nuzzila ilayhim kó lè bá ma fi ìrántí ṣàlàyé wàláàlẹ́hùn yẹ̀tẹ̀fẹ́kẹ̀rù bóyá wọ́n lè wúlú àwọn ẹnìkan ẹ́ nínú àwọn olùpùpù lọ sínú rẹ̀ jahannam inú àwọn tó wípé gbogbo kanáwó lè pàmìtì ó hà lálà music ó ní music kí ni ẹgbẹ́ mọ́ gbórin àwọn sàábẹ̀ ànẹ́bí a mọ́ gbórin kí ẹmọ́ sọ pàà sàábẹ̀ ànẹ́bí a mọ́ gbórin kódà wọ́n tún mọ́ gba àwọn obìnrin tí tún mọ́ tí ó tún mọ́ bá wọn kọrin tá mọ́ jọ lójú wọn báyìí ẹ̀rọ kí ló wá kí wá ní àtọ̀ nínú àwọn sàábẹ̀ ànẹ́bí àtàwọn hip hop artist kí ni àtọ́nù àtàwọn olórin kí ni àtọ́nù àwọn sàábí àtàwọn olórin báyìí àwọn ilẹ̀ náà gbórin àwọn gbóbìnrin náà káwọ̀bìnrin mọ́ jóse jú wọn kọmọ bá wọn kọrin kí ni ra fa kúkú rẹ̀ èyẹ̀ tán pè láfà ṣe ìtọ́nù tán pè láfà kó sì mọ́ sọ fáwọn èèyàn pé wọ́n lè mọ́ gbórin subhanallah ní táwọn àyà pọ̀ bá àwọn àyà tó pọ̀ gan díẹ̀ sí kéré fa àwọn àhàdíjẹ pọ̀ gan ànẹ́bì ni pé yóò padà wá fi akhiril umma nígbẹ̀yìn umma yìí unasun yastahilluna al-hira àwọn èèyàn kan tó ṣe kí wọ́n mọ̀ permit al-hira abẹ́ obìnrin náà pẹ̀bẹ̀ tánì kò sí tó wà mìsìná tí bá ń gbádùn ara wá ní tí bí girlfriend mi ní tí bí kí ni tí bá ń date ní tó bá ẹ́ mutual consent ní àjìbájọ agree ní tí bí tó bá fúngbà díẹ̀ náà ní tó bá padà yá ó lẹ́ wọ́n tún yàtọ̀ láàrin boyfriend àtọ́kọ so anẹ́bìnà àwọn kan bọ̀ wà wọ́n padà pàmítì ẹ̀ kí ẹ̀ jẹ́ pàmítì tọ́lọ ha bọ́ mọ̀ kúfù ní ọlọ́lẹ̀ gbọ́dọ̀ ṣe gbọ́wọ́ pàmítì pẹ̀ alẹ́ máa ṣe kódà kó mọ́ ṣe kúfù ní anẹ́bì ni pé wàlhọ́mùrọ̀ àwọn ẹnìkan bọ̀ wà wọ́n padà pàmítì ọtí mímu wọ́n ni kí ni kí ló wà ń bẹ̀ sí bá fi ń gbádùn ayé ni wọ́n sì pàmítì àwọn yóò sì máa mú walmaazif gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wọ́n ní àwọn musical instrument àwọn nǹkan ijó ìlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò yí báyìí àbí walharir gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà sí òk ìtòrọ́kùn gbọdọ̀ mọ́wọ́ sí òk wọ́n náà gẹ́ni dìbájì so a nígbà ní pé àwọn ènìyàn ọlọ́bọ̀ pàwọn rẹ̀ ọlọ́ sí ìfìyà bó lásì wá rẹ̀ ní ẹ̀lẹ́ ní nígbàtá fàbá sọ fáwọn ẹ̀ríkà máa gbóre mo fọ́lọ̀ mẹ́rin kí ló kù mọ́láyé kí ló kù mọ́láyé tó jù kí ẹ máa palẹ̀ mọ́ alìkìyàmà lọ kí ẹ máa palẹ̀ mọ́ pé tọ́ alìkìyàmà ya halali na lásìlẹ̀ yóò bí àwọn èèyàn ni a ní wọ́n ráwọn àfá tí wọ́n ń ṣe fàtíwá fún wọn àwọn àfá ń ṣe fàtíwá fáwọn èèyàn ṣe ìwútẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ẹ̀ ní pé àfọ́mọ́sọ fáwọn èèyàn pé ẹmọ́wọ́wà mí o ọ̀rọ̀ mi ní ẹmọ́ wo àfóòtẹ̀ sí mọ̀ sòdodo fáwọn èèyàn wọn náà lè mọ́ tẹ̀lé o wọn náà lè máa wo ẹ̀wọ̀ ẹ̀fí mílẹ̀ o bọ́ ní ìsìn àfáà sọ fáwọn èèyàn kí ni kí ló wà ń bẹ̀ kí ló wà ń bẹ̀ ẹ máa gbádùn ayé lọ táwọn oníṣògùn fáwọn yahoo yahoo àwọn oníṣògùn fún wọn ta ní ṣògùn fún wọn ta ní fún wọn ní iṣẹ́ tàbí plus yẹ àwọn aṣùlù problem ni ẹ̀ náà honestly aṣùlù problem ni ẹ̀ àádẹ́ continue láti máa trace problem rẹ̀ lọ sí bò míì táàdẹ̀ nímọ̀ pé àwọn problem gẹngẹn náà ń jòkó ti wá tájọ́ ń sùn tájọ́ ń jí yìí nítorí táwọn yẹn bá ti fi ẹ̀sẹ̀ ọlọ́ọ̀bá ṣe báyìí ọlọ́ọ̀bá máa ń sọ ìbínú rẹ̀ ní kò sílù ọlọ́ọ̀bá ó sọ ìbínú rẹ̀ léwọn lórí wọn ò ní gbádùn ibi ọ̀rọ̀ kí náà yọ ọlọ́ọ̀bá ń bínú sí àbáyọ̀ play card ìyà ó ti tó

ọlọ́ọ̀bọ̀ ò ní ẹbà change condition yìí ẹ̀yà mọ́ jẹyà lọ ní àfíta ìgbà tó change ara yìí tí ẹ gbàgbé ẹ̀ so àwọn kí ní nǹkan àwọn tọ́lọ̀ọba tó ṣe ní haram nínú kẹta àfẹ́ wa ń lò ní pé wọ́n rí pé àwọn ahadith Ànábì òun ló contain àwọn àlàyé ẹ̀kún rẹ́rẹ́ lórí àwọn kìíní wọ́n fẹ́ wé gbogbo ahadith Ànábì wọ́n fẹ́ kan lọ àwọn àti náàfíà ó kàn sálọ ni wọ́n sọ fún èyàn tán yọ́lọ ipé so sí gbóhun tí ìwẹ́ ní àà ah, ó dẹ̀ kí wọ́n sí èyí náà sí gbọ́ díẹ̀díẹ̀ àà ah, ó kàn sálọ ni ìtòkùn bí i pé ìlú ìlú orin gbogbo ẹ̀ irinṣẹ́ ṣe ìtọ́nù ni irinṣẹ́ ṣe ìtọ́nù tí ẹ̀ gbọ́dọ̀ sáfí tí ẹ̀ gbọ́dọ̀ jìnà sí àwọn ìtàtíwárí wà díje Ibn Umar sọ fún èyàn tájọ lọ pé sórí ìrùgbẹ̀ tó mo se yí <clears throat> irú kẹta nẹ́bí náà sí ìlú níjọ́ tí mi àti ìjọ ń wọ̀ ànẹ́bí náà sálọ bẹ́ẹ̀ kí ni ẹ̀kì music ẹni sí báyìí music ẹ̀ báyìí tàbà fẹ́ sí ìyàwó ọlọ́ọ̀bá sórí fún ayò adẹ́ sí ìyàwó àbábímọ ẹ̀kì music gangan òun lagúdọ̀ lù tẹ́ ká dúpẹ́ fọ́lọ̀bá wọ́lá ọ̀nà tá ń gbà sí ara ló fò pọ̀ gẹfà á sì àmọ̀ káà gangan problem ara bá ọlọ́ọ̀bá sórí fún yẹn tó ẹkọ̀ dúpẹ́ ẹ̀ àìmọ́gẹ́lá

kìní kan owó kọmọ mọ́gọ́ owó kọmọ mọ́rin owó kìní kan owó kò náà àfá owó omi owó náà àtọwó sì tẹ́gbà ibẹ̀ náà kan tó pọ̀ mẹ́ tọ́tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀ jíjẹ ti bẹ̀rẹ̀ sí ni ma yí kìní tí ma yí tọ́tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀ tẹ́gbà bí bí bí àwọn fọ́síwà lórí jòkó àwọn ọmọ fẹ́ yí nítorí fún ìtọ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní pé wọ́n fẹ́ kàwẹ̀ sáà láwọn wọ́n fẹ́ kàwẹ̀ yẹn láwọn sá ìtúkẹ̀ náà ni yẹn kò jù bẹ́ẹ̀ lọ́wọ́ wọ́n ó pè wọn kan kìtì wọ́n tàwọn náà ti kanú tíra pé lóòtọ́ gbígbò òdá lóòtọ́ ni òdá wọ́n tó bá sọ fáwọn gbígbò òdá bóòdá sí owó kò dẹ̀gbà lọ́la òdá fún dáì jẹ́ mọ́ gbọ́ gbọ́ gbọ́ lọ so àwọn ìṣẹ́ ọlọ́ọ̀bá tó bá dẹ̀ ti pọ̀ láwùjọ yìí ọlọ́ọ̀bá máa ń bínú sáwọn tó bá wà láwùjọ bẹ́ẹ̀ ni anẹ́bí ẹmọ wo ilé òkà fílé ìparílé ni anẹ́bí kan kan márùn kan anẹ́bí jẹ́ ráhùn kan márùn yìí kò sí ibi tí ó wà tí ìbá ti pé bínú ọlọ́ọ̀bá ọmọ bá wọn ẹ̀ọ̀kan nínú nǹkan tó lágbára tánàbí ká ànábì ní pé kò sí nǹkan tí zina ó ti wọ́pọ̀ ìṣekúṣe pẹ̀lú obìnrin ó ti wọ́pọ̀ tí ìbá ń ṣe wípé ọlọ́ọ̀bá ó máa sọ àwọn àìsàn kalẹ̀ tí wọn ò gbọ́rí àbáwọn bàbá wọn táwọn bàbá wọn ò gbọ́rí ẹ ti rí báyìí àbí àìsàn tí wọn ò gbọ́rí táwọn bàbá gbọ́ HIV ni àbọ́gbọ́ COVID sáńgbọ́ Ebola rí tẹbá gbọ́ àwọn okọ̀ ìsẹ̀ kan lásán tẹbá gbọ́ àwọn okọ̀ ìsẹ̀ kan lẹ́tà alphabet tó wà ń bẹ̀ ó bẹ̀ tó 15 láka okó kí ní kan ní àti ẹ̀ àwọn ìsẹ̀ tẹ́ gbọ́rí <laughs> àwọn ìsẹ̀ tẹ́ kí gbọ́rí ọ̀rọ̀ anẹ́bì ni sọ́rọ̀ anẹ́bì wà ní sí ní sallallahu alaihi wasallam anẹ́gbà ní kò sílù kan tí wọ́n ti máa títí ètò wọn tí wọ́n máa jẹ́ òtùwọ̀n lẹ́gbẹ̀ẹ́ àwọn èyàn títí òtùwọ̀n yìí wọ́lẹ́ ó yẹ kí ẹ̀ ṣe odidi wá sí ọdún kan lé lórí ni ó ti pọ̀ jù tí kí ikọ̀ ọmọ níbi kan àyẹ́ tàǹkan fake inú ṣọ́bọ̀ rẹ̀ kó sí o wọ́n ti fake gẹ́ni dákùsẹ̀ fake gbé fake náà kalẹ̀ sí ẹ̀yà rẹ̀ a original ni wọ́n dẹ̀ tuntun a original ni àkọ́dà uk náà fi rárá náà fake ni ọ anẹ́bì ní kò sí lùgẹ́ tó mọ̀ síbẹ̀ ẹmọ́ tọ́lọ́wọ́ anẹ́bì lọ́lọ́wọ́ sí ni ọlọ́wọ́ fi àwọn ìyà àwọn ẹbí yóò mọ̀ fi pamọ́ àti àwọn olórí tí wọn ò ní nífẹ̀ẹ́ wọn

ẹ wo àwọn kọ́ọ̀mù Yunus alayhi salam nígbàtí ìyọlọ́ bá dé kí náà ṣe tàbílẹ̀mẹ́tì kàtà kọ́ọ̀mù Yunus kí náà ṣe ìgbàtí ó jò yà ti ṣúbà sẹ́mọ́tọ́ ṣe gbogbo wọn wá ọrọ̀ jáde hmm. wọ́n gbáwẹ̀ wọ́n àwọn jẹun àwọn bí ọlọ́wọ́n bá ọlọ́dàkù ṣàánú wa ọlọ́dàkù foríjì wa ọlọ́run foríjì wa ìyà òjò ya ti ṣú ó ti fẹ́ rọ̀ lé wa lórí ìbínú ọlọ́ọ̀bá ti fẹ́ ṣẹlẹ̀ lé wa lórí àwọn lẹ́yìn gbàtàdù àyípọ̀ tí wọ́n bẹ ọlọ́run àti wá ṣe tán báyìí ọlọ́ọ̀bá ti yọkù fún ẹ wo Yunus gẹ́gẹ́ fúnra rẹ̀ nígbà tó kó láàrin àwọn èèyàn tínú bí ọlọ́run ti pàṣẹ fún kókó ó ti kó ó já sódò ó kú sínú ẹja kí ló sọ la ilaha illa anta subhanaka inni ó wá ní ọlọ́ọ̀bá mú kí mú ti sàbùsí ìtumẹ̀ ní pé ìtẹ́bà pínyẹ̀ ti ń ṣẹ́lọ̀ láwùjọ èyí mọ́ ń padà sọ́dọ̀ ọlọ́wọ́ ní kò sí ẹ̀kẹ́kẹ́ tó jẹ́ màláìkà kò kò sẹ́nìbọ̀ but a kàn ń ṣe lọ́ọ̀bá ẹ̀ṣẹ̀ yìí ń pọ̀ lójoojúmọ́ ẹ̀ṣẹ̀ yìí dẹ̀ accumulate a ma wọ́dà kébò ní ìbíyàn o kò ní dúó pẹ̀lẹ́kùn bó ni solution sáwọn kì ní problem sáà lè wà common solution solution ó wà lọ́wọ́ èmi àti ẹ ẹ gbọ́fà solution wà lọ́wọ́ èmi àti ẹ ṣe nínú àwọn solution tàbí mọ̀ sí ní pé bí ẹ̀ náà ṣe mọ̀ àwọn kan díẹ̀ díẹ̀ pé lè yóò dá tí wọ́n bá wà nìkan tó lè ní ṣàlàyé mo ní ṣàlàyé bẹ́ ọgẹ́ nìkan tó ṣe ní ah yes ma kí ni yóò dá kí ni yóò dá kí ni yóò yẹ kí bínú ọlọ́ba mọ̀ sọ̀lẹ́wà lórí ni ó lè kọ́kọ́ lagídí ọkọ́ ní eh, eh, ẹ́ tó bá délé olè padà lọ ogunú lé pé àfáàkì ní yóò dá lóòtọ́ ṣe tó ní kálùkù bá ń yanú ta bá ń yanú sọ̀rọ̀ tá ń yanú sọ̀rọ̀ àwùjọ tí ní tó káwùjọ bàjẹ́ ní pé gbogbo sọ̀rọ̀ mọ́ gbogbo wọn tó fẹ́ mọ́ ṣe tí ó dá àfáà tó ṣe yóò dá owó olówó kí ní yóò dá àmọ́ orí ẹ̀sọ fún ọba tí tán rí ní pé tó tó dá nígbà ó wà táwọn ìgbókó lọ ẹ̀hẹ́n intern for education ni àtán sí yàwó ìdè tán lò gẹ́gẹ́ bí asìlú àwọn ìgbókó wa afẹ́lọgbó wa padà tí àwọn tó wá ń gba ìbó làwọn àbáta kó rẹ̀ but ó ní kẹ́lù kò sọ̀rọ̀ mọ́ àwọn òṣà kémi dákẹ́ àwọn ọmọ tèmi kémi sàkóhun sínú yàrá ṣọ́rọ̀ ọmọ tẹ́ tó kó sínú wọ́n yìí láti jáde sáwùjọ náà àwọn mọ́ tí wọ́n fílẹ̀ níta tó fẹ́ correct wọ́n yẹn honestly àwọn náà ni wọ́n padà corrupt àwọn ọmọ tí ẹ tí wọ́n padà kó bá ọmọ tí ẹ náà tí ó gbogbo wọ́n fi àgékù ègbólẹ̀ sáwùjọ àwọn wọ́n dà pé min pé so gbogbo wa gbọ́dọ̀ máa rí wa bí pé èmi náà contribute èmi náà contribute sí demolition of this society èmi náà contribute individually oye báyìí àbí bó mo ṣe fẹ́ contribute sí rectification of the society individual la make up the society ká mọ́ pàpàtàrà wa bó mo kí lè mi náà fẹ́ contribute sí rectification wọ́n dálùkù náà ma gbìyànjú díẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ and then ah ní ma rí change change lẹ́ẹ̀kan honestly díẹ̀ díẹ̀ ẹjẹ́ kábẹ̀ẹ̀ sínú àfẹ́ rẹ̀ wò káwà wo bí tí padà wá já sí fún wọn so bí wọ́n ṣe ń apply rẹ̀ yóò mọ̀ ní effect lára àwọn èèyàn pàtí wọ́n náà débi kan báyìí nínú àti pé wọ́n náà ń pàwọn ènìyàn ah, ẹ̀rùn ní káwọn tí wá jẹ sọ̀rọ̀ àmì àbáyìí ní trust me àfá kí ní yóò dáwò ah, kí ní yóò wá òkè àìmọ́ṣe mọ́wò ẹ̀ẹ́ kódà tó bá sì yí ṣe conscious òní jọ gbádùn tí conscious bá ti jọ gbádùn yóò padà fílẹ̀ jọ kan díẹ̀ díẹ̀ òun náà kàdàmọ́ correct ẹlòmí gbàtàbà fi rí báyìí nǹkan ti ń change díẹ̀ díẹ̀ bí kà ṣe burú díẹ̀ tó padà burú dé tó burú dé yìí in tó burúburú tàn rí fún 60 naira tó padà tó padà padà hàn kàn 300 naira báyìí yóò padà máa change sẹ́yìn díẹ̀ díẹ̀ náà kúrò àti padà máa rà mara rárárárá tó àbíọ́lọ̀ bá subhanahu wa ta'ala kúrò kó sánúwa ọlọ́nà kó sánúwa ọlọ́nà kó sánúwa ẹ̀yìn àwọn olóògbé ọkọ̀nà bá tún lọ sí kọ́nà kó sánúwa àwọn tí wọ́n rúl sáànà ti yà kú yamara lọ́wọ́ ọlọ́nà kó sánúwa ẹ̀ àwọn náà àti fẹ́ padà sọ́dọ̀ wọ́lọ́wọ́ bá kódà àti padà sọ́dọ̀ wọ́lọ́wọ́ bá ọlọ́dàkùn sánúwà allahumma raddal muslimina ila dinihim raddan jamilan ọlọ́bàdàkùn bá dáa musulmi padà àwọn tàti sọ́nù dáa padà sí bẹ̀ẹ̀sì ọlọ́wọ́ba ní dídá padà lè tó lálàáfíà ọlọ́bàdàkùn sánúwà jẹ́ kí gbogbo àwọn nǹkan tí ó ti bàjẹ́ láwùjọ wa ọlọ́dàkùn bá bá tuntun àwọn tọ́kàn tó sì ń jẹ́ pàwọn gangan náà ma jẹ́ problem fún wa báyẹn ọlọ́mà àrọ̀ wọn lọ́kàn káwọn ní ìlú àrí tọ́lọ́bà gbọ́ káríta nàbí wa muhammad sallallahu alaihi wasallam gbọ́ oníkálùkù wá dé ẹ̀rí tẹ̀lé hadha wa sallallahu wasallam ala muhammadin sallallahu alaihi wasallam wa alihi wa sahbihi wasallam wa subhanaka allahumma wa bihamdika wa ashhadu an la ilaha illa anta